إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آه، أدبف الله سبحانه وتعالى tí ó ṣe nẹ́ràn fún wa láti pé ká tún péjọpọ̀ lónìí láti pé ká kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn ká lékún nímọ̀ nípa ìjọsìn fún Ọlọ́run Ọba nìkan ṣoṣo ká sì lè jìnà sí ìṣorogún pẹ̀lú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wọ́n ní ibi tí a bá ni ibi tí wọ́n ti ń sọ pé فلا بد ان يكون التقرب الى الله 41 نينو الي سوني فلا بد ان يكون التقرب الى الله قصيدا بسمو اسمارون اباو بما شرعه الله لعباده obodo je pelu nkan to ran oba se lofin fa won yoru re ni o wa ala lisani rasulih sallallahu alayhi wa sallam ó sì gbọ́dọ̀ jẹ́ pé lórí ahán òjíṣẹ́ rẹ̀ amma an yuhditha al-insanu ibadatan min indihi ṣùgbọ́n kíyàn wá dá ìjọsìn kakalẹ̀ látọwọ́ ara rẹ̀ aw min indi shaykhihi àbí látọ̀dọ̀ afá rẹ̀ aw min indi fulanin wa illan àbí látọ̀dọ̀ lágbájá àti lágbájá wani ghayri rasulillahi sallallahu alaihi wasallam tó yàtọ̀ sí òjíṣẹ́ ọlọ́wọ́ ba fàhíyà ìbádatun mubtadi'atun bátila wọ́n ní ìbádà ìjọsìn àdádálẹ̀ ni so ìjọsìn àdádálẹ̀ ni anù ni wà marudúdà in tí wọ́n sì nígbà ní tí wọ́n dá padà fẹ́ nìyẹn kama qala sallallahu alaihi wasallam gẹ́bí annabi sallallahu alaihi wasallam sì sọ pé man amila amalan ẹn tó bá sì sẹ́kàn laysa alaihi amruna tí kò sí àṣẹ wa lórí iṣẹ́ yẹn فهو رد إسان يمود على فنيان وقال صلى الله عليه وسلم وني النبي صلى الله عليه وسلم تسقي من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد ẹni tó bá dálẹ̀ nínú alámàrí ti wáyé in tí ó sí ń bẹ̀ tẹ́lẹ̀ ìrọ̀ níbẹ̀ wọ́n dá padà fún ni àwọn olùmọ́sọ pé ìyàtọ̀ tó àti man ahdatha fi amrina alayhi man ahdatha ó ń dá lórí ẹni tó ṣe kún gangan ló dáálẹ̀ man amila amalan so ó dá lórí pé òun ṣe ni yálà wọn ló dáálẹ̀ ni àbí kò dáálẹ̀ o so méjèèjì ló ti kó sínú méjèèjì ni ẹgbà wá fún so àtẹni tí ń ṣe ni àtẹni tó dáálẹ̀ ni so ní tó kéré jù nínú alámàrí bídá ni pé ọlọ́run lè má fi àjẹyàn látara pé bóyá ni yóò máa bọ̀ ní pé yóò wá gbalada pé a ah, mọ́ tó yẹ ká gbalada lórí irọ́ ni o irọ́ ni pé a ah, no pé kódà àwọn ọlá pé wọn ò mọ̀ wọn sanwọ́ lẹ́sàn lórí ara o èyí tó kéré jù ni pé èyàn lè má jìyà so but pé yóò wá gbẹ̀san lórí ẹ̀hùn kò ní gbẹ̀san lórí bídá ọ̀ so torí pé ìtọ́nà ọbọ̀ ò ṣe lófin ní fi ń jọ́sìn fún èyàn yíyan wọ́n ni wa qala sallallahu alaihi wasallam wọ́n ni annabi sallallahu alaihi wasallam sọ pé wa iyyakum wa muhdathatil umur ó dọwọ́ yín pẹ̀lú àwọn àwọn nǹkan àdádálẹ̀ àwọn nǹkan tuntun so tó yí pé àdádálẹ̀ nínú ẹ̀sìn inú ẹ̀sìn of course inú ẹ̀sìn náà lannabi sallallahu alaihi wasallam sọ so wọ́n ni fa inna kulla muhdathatin bid'ah torí pé gbogbo àdádálẹ̀ gbogbo àwọn nǹkan tuntun tí wọ́n ń dálẹ̀ sínú ẹ̀sìn bid'ah ni so àwọn afá lára nǹkan tán fi sọ pé bídá àyẹ́ in tí wọ́n ti ma ìtumọ̀ rẹ̀ látàrí annabi sallallahu alaihi wasallam ni tó rí pé kí ni muhdatha kí ni bídá nǹkan kẹ́nẹ̀ ni but annabi sallallahu alaihi wasallam tó wá fi ń júwe rẹ̀ fún wa pé in tán pè ní bídá ní gbogbo àwọn nǹkan tuntun tí tí ó sí láyé annabi sallallahu alaihi wasallam a fíkó sí pé yóò jẹ́ àdádálẹ̀ náà wani wa kullu bid'atin dalalah bó bídá sí rí àánú ni ó kò sí kankan tó dásà rẹ̀ sàn pẹ̀lú àánú ah, àwọn bídá márùn ni wọ́n mustahabba so gbogbo àwọn ọ̀ràn yìí wọ́n kó sábẹ́ àwọn ọ̀ràn bid'ah so wọ́n ma wá eh, nínú àṣìṣe táwọn ìlú mímọ̀ sí pé wọ́n ma ń fún ẹni tó ṣe kíní wọ́n ma ń fún lẹ́skíùs ẹ̀kọ́ ah, ẹni tó ṣe ó kọlẹ̀ ní Al-Izz ibn Abdissalam ẹ̀kọ́ tó kọ́kọ́ dán kíní ìwọ ni Al-Izz ibn Abdissalam ẹ̀kọ́ ah, àgbàfà ni ẹ̀kọ́ ma ń pè ní Sultanul Ulama Sultanul olùgbóngbò ti àwọn afá súnnà ni olùpaná súnnà rẹ ni olùtàn àwọn tasowuf àtàwọn ọ̀rọ̀ orí burúkú gbà lórílẹ̀ ni kò síbẹ̀síbẹ̀ ẹ́ sì rí àwọn ẹlòmí nínú àwọn tí wọ́n ń tàpẹ̀ máa súnnà wọ́n mọ́ pa ẹni ilé in tí ìkanú àwọn mashayikh tó fi kọ makọ́lá kan gbà kan nìyẹn pé nípa al-Aziz ibn Abdissalam tí wọ́n kó àwọn ọ̀rọ̀ Sheikhul Islam ibn Taymiyyah tí wọ́n fi sọ̀rọ̀ ń pa ẹni ìwá so àti nǹkan táwọn afáàn sọ ń pa ẹ̀ torí ó máa ń ṣẹlẹ̀ gan pé àwọn ẹlòmíì fẹ́ máa ń ẹlòmíì tó ti lọ tó ti pé tó ti pé bóyá kò wà lórí sọ́fà dáadáa nínú òtàn àwọn èèyàn fẹ́ gbé lórí sọ́fà dáadáa pé orí pèlè dáadáa lọ́wà so kó làwọ́ ṣẹlẹ̀ sí ẹlòmíì débi pé in táwọn afá padà wò ní pé kí wọ́n sáà dákẹ́ kódà nínú àwọn tó jà dáadáa tó jẹ́ kí mẹ́tàbù àṣáyẹ̀rọ̀ tó tẹ̀ka ni so òun ló pín àwọn bídáhùn sí ọ̀nà márùn-ún báyìí pé àwọn adájọ́ àwọn ahkamu taklifiyya so ní pé bóyá wájìbù ni mustahabbu ni mandubu ni makruhu ni mubahu ni so ó pín bídáhùn sí báyìí so uh, but kismatun díza lélẹ́yìí in hiya illa qismatun ìpín tí ó wọlé lára rẹ̀ ìpín àbòsí ìpín tí ó tọ́ lélẹ̀ torí pé wọ́n kó sábẹ́ rẹ̀ àwọn nǹkan tó ṣe pé kò wọnú ìbádà aslan kẹbi bina ul madarisi so kí a máa kọ́ àwọn madaris àtàwọn library àti gbogbo àwọn kan pé à yóò àwọn kan wájíbà ni so pàtàlẹ́ ìwọ̀wọ́nú nǹkan tó pè ní bídá àga nínú ẹ̀sìn so eléyìí gan kò wọnú nǹkan tán pè ní bídá yálà eléyìí kò ní ta'alluq kankan pẹ̀lú papọ̀ mọ́ nǹkan tán pè ní kíni tán pè ní ìbádà ayé lásán ni oi so kò ní ta'alluq àwọn afásí alimamu Shatibi wọ́n sì tún wá ní kọ́ńídà kan tó ṣe pàtàkì nínú al-i'tisam tí ó sì wà ma'amúrù bí i diminan tí wọ́n ò pa aláṣẹ bí diminan pé kíní wọ́n ń pa aláṣẹ diminan so kò ní wà nínú àwọn nǹkan tó ṣe pé kíní nínú àwọn nǹkan tó ṣe pé yóò jẹ́ bídáà nínú ìjọsìn yẹn lápẹẹrẹ ìsìn wọ́n ní káwá ìmọ̀ ṣe gbà tó sọ fún apíká wá ìmọ̀ wọ́n ní tọ́ bàtẹ́ bá fẹ́ mọ́ wá ìmọ̀ ẹ make sure pé inú ilé tó jẹ́ ilé pákó ní kẹ́ ti mọ́ wá ìmọ̀ ara kò sí nǹkankan so kò sí ta'alluku kankan papọ̀ mọ́ra fún ìbádà kódà ilé igan èyàn fi gbọ́ àwọn masáyìl mi gan yìí torí pé gẹ́bà àwọn afáṣẹ́ ma ń sọ pé kílùkọ́ rẹ̀ al-hukmu yaduru ma'a illatihi wujudan wa adama ní pé ìdájọ́ ó ma ń move pẹ̀lú reason tí wọ́n torí ẹ̀ ṣe ìdájọ́ yẹn ni tàbá ti rí reason yẹn a rí ìdájọ́ yẹn tàbá ti rí ìdájọ́ yẹn a rí ìdájọ́ yẹn so ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì náà nínú àwọn ìbádà kó yíyàn gẹ́ pé àwọn nǹkan kan wà tí ò ní ṣe pẹ̀lú ṣárùtò ìbádà tí ò ní ṣe pẹ̀lú ṣárùtò tí ò ní ṣe pẹ̀lú ṣárùtò ìbádà yìí lápẹ̀rẹ́ ń sì báyìí kíyàn kínú nínú aṣọ tó ṣe pó jígbé yes ọ̀daràn ni ẹlẹ́sẹ̀ ni but tí a lè sọ pé à kí ló dé tí ó ní ọ̀rùn pé ah, ó jí ọlọ ìmọ̀ ń ká àwọn jàlàbíà ìmọ̀láti ẹlọ ma ká wọn lórí àwọn wáyà wọn wáyà ní so ní pé à ah, pẹ́sọ nítorí náà gbogbo ohun tí ń kí láti jọ yìí ara ọ̀ bẹ́ẹ̀ ni ó lè ní kódà tó bá yẹ pé ó tọ́ sí pé kí wọ́n gé ọwọ́ rẹ̀ nìkan gé e. àmọ́ kí wọ́n wá sọ pé à ah, torí pé kò sínú kò wà directly link masharo tó kì ní ẹ̀nà ibi tó ti rí aṣọ yíò wà dáadé líǹkì ma ṣáròtò kìíní whereas tó bá yẹ pé owó ni in tó sì pé èyàn nídi owó sí ni ibi tó ti rí owó yẹn ó wà líǹkì ma torí pé owó yẹn gẹ́gẹ́ ló fẹ́ fi lẹ́ǹsìn ọlọ́run bá dẹ̀ ń bùkátà pé kíyàn mú ibi tó mọ́ nínú dúkìá àyàn ní so àdíta bó rẹ̀ ìrànà sí wá pé la yaqbalu Allahu محدث حتى يتوضا ولا ولا الصدقه من غرور ní pé Ọlọ́run bó ní gba sàrá tí yẹn bá ṣe látara pé látara ìjàmbá ni so ibi tí yẹn ti rí yẹn ó mátà ń sìn oye so but ibi tó yí pé wọ́n kàn ní owó ọsọ́ ní sátúrò láàárọ̀ ni wọ́n ní kó ṣe ní pé àánú tó bá fi jí omi gbé tó fi sàrọ̀ alá gbogbo omi tó bá fi gbogbo oorun tó bá fàlà láhùn kí ọlọ́run bò nígbà àkọsẹ́rì fún ọ o lè ní tòótọ́ bẹ́ẹ̀ ni ọyí so in tó ṣe ò dáa so kódà in tó ṣe lágbára gan but pé sí kì so bí wọ́n ṣe bí àwọn olùmọ́sí máa ń sàlàyé ní so bákan náà in tó wá sí pé kò ní ṣe pẹ̀lú mọ́jẹ̀mú kò ní ṣe pẹ̀lú àrùkáàrùn àwọn àwọn èyàn lè èyàn kírun lórí ilẹ̀ ni ó kírun lórí ìtẹ́ ni kò síbi tó ti kírun tí ó kírun lókùnbà tí ìbá ti sáyè tán Nabi sallallahu alaihi wọ́n ni à no ó bá fi kírun lórí ìtẹ́ ó sì sẹ́lọ́n ó di bídá ara so àwọn kọ̀wáìdì àwọn ìpìlẹ̀ lèyìn ó fi máa ṣe yàtọ̀ ní tó bọ́ sí bídá àti nǹkan tí ó bọ́ sí àti nǹkan tẹ́lòmí fẹ́ wọ́ sí àti nǹkan tẹ́lòmí ò fẹ́ wọ́ so àti nǹkan àti ìdí táwọn olùmọ̀ fi ṣe yapa pé ṣe nǹkan mí ṣe bídá ní ṣe ṣe bídá àti pé yóò jẹ́ kí èèyàn rí tarjih níbi àwọn nǹkan mí lápẹrẹnsì wọ́n so wọ́n ni so Juma Mubarak ṣe kí ni ṣe bídá ní ok tabawo lórí àwọn májẹ̀mú jùmọ́ ìjọsìn tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala sàlẹ́sà fún wa ní ọjọ́ yẹn ni oye so in táwọn olù in táwọn sálàfù ma ń ṣe ni in tí wọ́n mọ̀ ní tàbí ma ń ṣe tipẹ́tipẹ́ ni so in tọ́lọ̀ ọba sọ fún wa in tí èyí tá ṣe ní pé káfí ti járọ ọlẹ̀ in tá sallallahu alaihi wasallam pé à bóyá wọ́n ma ń sọ nǹkan báyìí wọ́n ma ń kíra wọn báyìí kí wọ́n wá dá kíkí kan fún ọjọ́ yẹn gangan ah of course ó ti ó ti ní nǹkan kan ṣe pẹ̀lú ìbádà yẹn directly tó gbé òjò yẹn gbogbo òjò yẹn gangan fúnra rẹ̀ ní ìjọ Ọlọ́run bá subhanahu wa ta'ala pẹ́lú so àwọn aríyàrí látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam pé nítorí pé Ọlọ́run bá wá pọ́n ilé yẹn kí wọ́n sí kíni òun ní nǹkan kan ṣe pẹ̀lú òjò yẹn gangan kò wà outside òjò yẹn náà ó ní nǹkan kan ṣe pẹ̀lú bójò yẹn ṣe jẹ́ nínú ẹ̀sìn Ọlọ́run ọba so of course kò ní lẹ́rí yóò jẹ́ nǹkan tó jẹ́ àdádá lẹ́nu so bí yóò sì máa dáma ní bí yóò sì máa dáma ní tí yóò ní fi ibo lè fẹ́ àwọ́ sí ní pé ókè àkò wọ́ ikiri tí ò fi wọ́ pé kò sínú nǹkan tó wà directly link ma ok ẹni tí yóò bèèrè àyàn ní pé tọ̀ tí a bá kírun tán so àbí kíyàn tó kírun sáré mọ́ kíra pé àtọ̀ akúrun ta fẹ́ kí ọlọ́wọ́ gbogbo àlọ́wọ́ wá o

so kò wà khariji kún bí kìníyà ó ta'allaqo mọ́ kìníyà so bí yíò se mọ́ kìní bí yíò se mọ́ tó jẹ́ bídá ni wọ́n ni hadha huwa ta'arifu al-ibada wọ́n ni wa kullu dalalatin fi an-nar gbogbo anù sí inú nálúwà gbogbo anù inú nálúwà so àwọn afá ti sàlàyé ilé pé gbogbo iná ọlọ́run ní tẹ́fẹ̀ẹ́rí ni ẹ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà tọ́lọ̀n bá fẹ́ lérí fúnyàn pé yíó jẹ́ nìkan iná nà lọ́nà ọba subhanahu wa ta'ala kọ́lá ní tọ́lọ̀n bá sọ náà níbi hadithul so in tọ́lọ̀n bá sọ gan náà níbi eh, hadithul kursi nígbà tí iná àti aljanna tán ṣe kíni tí wọ́n bára wọn so nígbà ìwọ ni mo máa fi ń fi so iná ìyà ọ̀rọ̀ ọba ni so nígbà tán nabi sallallahu alaihi wasallam sọ pé wa kullu dalalatin fi an-nar gbogbo anúre nínú ìyà ọlọ́run ọba tó jẹ́ iná oye so sẹ́ni tó bá sẹ́ni tí ó bá ẹni tó bá yẹ pé kò ṣe kò ṣe tó jẹ́ tó kúfùrù náà kí lọ́lọ́run bó fi fìyà jẹun náà iná náà ni nínú pé bó ṣe wá nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwáyà àtàwọn nǹkan àmì náà so ọlọ́run bá tún ní àwọn ìyà tó tún ba tun bá ba juwe bá júwe iná tán ọlọ́run bá tún wá ní àwọn àzábùn gọlí ìzútútù wà lẹ́yìn rẹ̀ but lọ́pọ̀lọpọ̀ ọgbà náà iná Ọlọ́run ọba Ọlọ́run ọba uh, ló fi ń fìyà jẹ kí bó sí pé àlìjánná Ọlọ́run ọba ìkẹ́ Ọlọ́run ọba fi ṣe but nínú àlìjánná yẹn oríṣìíríṣìí nǹkan Ọlọ́run ọba ṣe kíni Ọlọ́run ọba tó fi ṣe oye so in tọ́lọ́run ọba ń sọ ní pé in tán nabi sallallahu alaihi wa kullu dalalatin fin nar gbogbo anure inú ìyà Ọlọ́run ọba tó jẹ́ iná ló wà oye so kò túnmọ̀ pé gbogbo ẹ̀rẹ́ yìí ní pé gbogbo ẹ̀lẹ́yàn fi di kèfèrí o kìí ṣe kò túnmọ̀ gbogbo ẹ̀ rárá so torí pé bídáà ń bẹnu rẹ̀ tó ṣe pé kí ni ó gbìyàn kó nẹ́sìn ìsìn bẹnu rẹ̀ tí ó gbìyàn kó nẹ́sìn dọ̀lálà náà ń bẹnu rẹ̀ kó gbìyàn kó nẹ́sìn ìsìn bẹnu rẹ̀ tí ó ṣe kí tí ó gbìyàn kó nẹ́sìn so wani hadha huwa ta'arifu al-ibada eléyìí ni definition ibada wani wa amma shirku wani yari tan pè ní ẹbọ fa huwa sarfu shay'in wani ka direct nǹkankan min anwa'i al-ibadati li ghayri Allah azza wa jalla nínú àwọn ran ìjọsìn fún ẹlòmí tó yàtọ̀ sí Ọlọ́run ba kúlná àti sọ innal ibadata ní pé ní tán pè ní ìjọsìn o anwa'un kathira ìran tó pọ̀ ní ìbádà wani tu'khadhu min al-kitabi wa sunna ibi tá sì ti máa mú ìjọsìn inú Qur'an àti sunna ibi tá ti máa mú ìjọsìn inú Qur'an àti sunna ni o kìí ṣe pé yẹn máa mú ní bẹ́ eh, òun láwọn ìwé kan wọ́n wá ju àwọn ìbádà kan síbẹ̀ ara o àbí òun padà rí zàbúrá so ní ìzàbọ̀ àwọn ará wọn jọ́sìn kan tán nàbí Dawud ma ń ṣe fọ́nà ọba so eléyìí kò lẹ́rí o so o ní ìsinadi pé ó dọ́dọ̀ ànábì Dawud wọ́n ni tó kọ́dù min al-kitabi wa sunna so gbogbo àwọn jọ́sìn tẹ́lómi ma mú tí ó kàn mú wá fúnra rẹ̀ so tí ó kàn tí ṣe ìtọ́nà ó kàn sọ sí lẹ́mì kódà nú ẹlòmí gan tó yí pé èyàn ó ń pàpè mara sunna pé kìíní so láwọn kẹmí díẹ̀ ma fẹ́ gbọ́lá fún pé nínú jọ́sìn tí ó sì sẹ́rì fún nínú ẹ̀sìn ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala so tí ó sẹ́rì fún un kẹfẹ́ nínú ẹ̀sìn ọlọ́ọ̀bá ẹ̀yàn gbọ́dọ̀ sọ́ra gẹ́n pé ìbádàyàn inú èyàn ò gbọ́dọ̀ yọkú nínú ìbádà ìtọ́lọ̀ọ̀bá fi sí bákan náà èyàn ò gbọ́dọ̀ ádìmá ìtọ́lọ̀ọ̀bá fi sí so wọ́n so tó jẹ́ ẹlẹ́bọ tí ó gbé kúnnú ẹ̀sìn Ọlọ́run Ọba wọ́n ni al-mukhrija min al-millah ẹbọ tí ó sì kí ni tí ó gbé kúnnú inú ẹ̀sìn Ọlọ́run Ọba wọ́n ni faman dhabaha li ghayri Allah ẹni tó bá dú fún nǹkan mí tó yàtọ̀ fún Ọlọ́run Ọba ẹni tó bá dú fún nǹkan mí tó yàtọ̀ sí Ọlọ́run Ọba so ó dùn nǹkan fún nǹkan mí tó yàtọ̀ sí Ọlọ́run Ọba ni aw nadhara li ghayri Allah àbó lérí fún nǹkan mí tó yàtọ̀ sí Ọlọ́run Ọba pé ah ìwó lóyìn tó bá fún mi ní kíní ń sì fún ọ ní báyìí àbí ìlérí tẹ́lù yí ma ń ṣe lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀kẹ́ lọ́dọ̀ àwọn kílòkọ̀ rẹ̀ lọ́dọ̀ àwọn awọ́sẹ́ pé ah pé ẹ kí ló fi lérí kí ni tàbábọ̀ sàdúrà yìí contract tó gbé wáyìí tàbábọ̀ sí kí ló gbé kalẹ̀ ìyá tó bá jẹ́ bẹ́ẹ̀ so tó bá jẹ́ bẹ́ẹ̀ ó gbélé nínú àwọn nínú àwọn àwọn nǹkan tó kó ni so kódà ó lè padà kó àṣírkùlá akbar gan sínú fún ààrẹ so a ń bèèrè tàbí kíyàn tí a wá máa lérí fún kíníyà gangan pé sí gangan so nínú nǹkan tó yẹ pé kò tọ́ kíyàn ẹlòmíràn ní kápá sí àyàfọ́láwọn of course tíyàn bá lérí fún yàn pé a tó bá sì wá sí tó bá sí kíní a ìsì ní kíní of course kò sí nǹkan tó sí ìyẹn so kò sí nǹkan tó ìyìn tó kàn wà pẹ̀lú ìyẹn náà ni pé kíyàn sí kíní kíyàn pé èyàn pé tíyàn bá sì pé èyàn ó ṣe kàfàrọ̀ anábi ni kàfàrọ̀tù nadhiri kàfàrọ̀tù yamin oye so tí ó bá rí pé kàfàrọ̀ yamin náà ni ó ṣe wọ́n ni aw sajada li ghayrillah abun forí balẹ̀ fún kàmí da sọ sọ́lọ́wọ́ ba aw da'a ghayrallahi minal amwati wal ghaibin abun pè nǹkan mí tó so àni tí ó sí láyé mọ́ yí ń pè

àyíké kí mi náà dolówó so ẹni ẹwọ́n wájú rẹ̀ tó tọ́ lẹ́ìsà mílẹ̀ lọ́wọ́ ibi ìbọ̀ sí kíni bọ̀ sí tí ń bèèrè lọ́dọ̀ rẹ̀ in tọ́lọ̀ ọba nìkan lè sin so ní ó kọ sí kíni yóò kọ sínú shirk yàtọ̀ sí pé à nígbẹ́ yáhùn lówó àbí ẹ fún lówó ẹ̀hẹ́ sẹ́wọ̀n so yíò ní kó sí kíni yíò ní kó sí inú shirk ọdún ṣẹ́rí gbogbo ṣẹ́rí gbogbo tó bá ti kú níbi pé èèyàn ń gbogbo tó bá ti tó bá ti kó mi pé èyàn ń kó mi pé kí èyàn rọrọ̀ pẹ̀lú Ọlọ́run Ọba nìkan ṣoṣo wallahi ìnákùsù ni ibi tí kàmàlù wà ní pé kí èyàn dúró tọ́lọ́run Ọba ẹwà Ànábì sallallahu alaihi wasallam ẹwọ́n tó sọ́nà ní pé nínú àwọn 70,000 tí wọ́n Ah, Ànábì sallallahu alaihi wasallam júwe rẹ̀ pé gbogbo àwọn kan báyẹn wọ́n ṣe wa ala rabbihim yatawakkalun orí Ọlọ́run bá nìkan máa ń gbẹ́kẹ̀lé so gbogbo ẹni tó bá tẹ́yìn bá ní pé mẹ́ ń bí àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ gbà so nákùsù ní níbi tawhid kí wọ́n bí àwọn èèyàn gan ní nǹkan gan nákùsù ní níbi tawhid in ta nabi sallallahu alaihi wasallam fi ma ń sọ tí ma fi ń kílọ̀ fáwọn sọ̀hábà nìyẹn pé Ọlọ́run bá nìkan ní ká máa bí kódà alimam sheikh muhammad ibn abdul wahab àwọn náà sọ ilé nínú kitabu tawhid wọn wọ́n sàlàyé ilé so lára àwọn nǹkan tán nabi sallallahu alaihi wasallam fi dí nìyẹn pé ká má bí ẹni kankan kankan kí ẹmọ bọ́nà níbi àwọn torí gbogbo àwọn kíní ìmọ̀ dí nákùsùkùn bí tawhid ni ọlọ́wọ́ bá nìkan ni ó bí kódà àwọn àfáà sọ ẹjìn fún ilẹ̀ rí lórí ẹ̀ nígbàtí almar'atu sauda tó wá bá nabi sallallahu alaihi wasallam ní pé ha ní pé òun ma ní epilepsy so anabi ilẹ̀ fún ní pé kó choose láàrin nǹkan méjì yálà kóhun ṣe kíni kóhun bá bẹ̀rún ọba kọ́lọ̀ ọba ṣe kíni kó mọ́ ní àìsàn yẹn mọ́ àbí kó ní sùúrù lórí ẹ̀kọ́ dẹ̀ wà aljanna ṣe tó bá yí pé ìtọ́wà afdọ́lù ni pé kọ́lọ́wọ́ bá kí ànábì sallallahu alaihi wasallam bá bẹ Ọlọ́run bá kó dẹ̀ sàn ànábì sallallahu alaihi wasallam of course yóò bá bẹ Ọlọ́run bá but kíyàn ní sùúrù lórí kíyàn gẹngẹn so ní táwọn àfáà fi sọ nìyẹn pé kódà kíyàn wá ogun gan ní pé tí ààrẹ bá sẹ́yìn ní pé kíyàn wá ogun gan kìí sọ̀rọ̀ yẹn ní pé kíyàn of course ànábì sallallahu alaihi wasallam máa lògùn kódà a máa pàwọn èèyàn láṣẹ kí wọ́n lo ogun oye kódà nábi ma ń sọ bí táwọn ṣífà wà fún wa gẹ́bù sí sọ nípa zemzem gẹ́bù sí sọ nípa asal gẹ́bù sí sọ nípa habatu sauda oye so but nínú kamalu tawhid ni pé gbogbo tó máa ń ṣèyàn pátápátá gbogbo tí ó bá ti leave chance pé kíyàn máa kíyàn ní ẹni slightest kìníkà fún nǹkan mi kíyàn dínà rẹ̀ lúdà so kíyàn dínà rẹ̀ lúdà so níbi àdífì àwọn olùmọ́ ma ń fàyọ pé àkílùkọ ah, rẹ̀ kíyàn ní sùúrù lórí àdánwò tọ́lọ̀n bá fàfi kẹyàn òun ló wà afdọ́lù jùlọ so ẹ̀yàn wà rí láyé ìsìn oríṣiríṣi àwọn nǹkan tí ma ń ṣẹlẹ̀ tó yẹ pé gọ́lọ̀wà kó but ẹ́ra àwọn èèyàn àìsàn ó ṣe ẹni ìlú igbé àìsàn tí ẹ̀ náà mọ̀ pé ah, but síbẹ̀síbẹ̀ báwọn èèyàn sí ma ń wa ọwọ́ máa yé pé àánú ah, kò ní kú ẹni tẹ́ mọ̀ pé kò ẹni tí ó di 1 million rí láyé rẹ̀ àní à ní pé wọ́n tún wá ń sọ fún yín pé operation yìí 50-50 ni ẹwọ báwọn yẹn ṣe nífẹ̀ẹ́ ayé tó ṣe àdúrà nabi sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá mustajab tánàbí bá fi bá arábìnrin yẹn bẹ ọlọ́wọ́ bó ṣe kíni ọlọ́wọ́ bó gbàdúrà but wọ́n ń sọ fún yín pé ogun tán operation tán fẹ́ ṣe fún yín 50-50 ni kódà ẹlòmí wọ́n tún operation yìí gan 70-30 ni ẹlòmí wọ́n tún wọ́n sọ fún pé kódà tá bá tún separation igan tó fi kú orí bẹ́ẹ̀dì ló máa wà wọ́n tún wọ́n sọ fún ọgbọ́ òkè operation yìí o tó bá tún wọ́n fẹ́ ṣe gan 7 kílòkọ́ rẹ̀ 2 billion naira ni 2 billion naira operation yìí wọ́n wà bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí gba owó wọ́n bẹ̀rẹ̀ sí gba owó wọ́n bẹ̀rẹ̀ sí gba owó honestly kamali ni pé kíyàn ní sùúrù rí àdánwò tígbà bá ti tó èyàn lọ tígbà bá sì ti tó èyàn ní lọ but gbogbo àwọn nǹkan téèyàn rí of course ẹlòmíì yes wọ́n ti àṣọ́ rẹ̀ pé ah àbí nínú téèyàn ti mọ̀ bí tẹ́jìrìbà nínú experience ní pé ah àìsàn yìí tán bá ṣe nǹkan báyìí báyìí sí yóò sì kìí yóò lọ àbí so but kò lówẹ̀ so irú irú ẹni bẹ́ẹ̀ owó pé àtọ̀ ah, imani rẹ̀ gbé pé kó ní sùúrù so kìí pé èyàn sọ pé ìwọ tó wáwòsàn àbí nǹkan wípé àti pé àwọn nǹkan mí wà gan yí pé yàtọ̀ sí yẹn gan kò tẹ̀ yẹ tí bá yí pé ìwà ayé mọ́yà ìkílìngì máa yé ẹ dákun àǹfààní wo ló wà ń bí pé kó ìkéyàn ìwà láyé kéyàn mọ́ gbáyé nira kéyàn mọ́ gbáyé nira ọ̀pọ̀lọpọ̀ àwọn sálàfù tó yí pé àti gbà àwọn bá ti tó wọ́n sọ fún ọ pé tọ̀ tọ́nà bá ti ṣe tán tí ó pa àwọn àwọn ò lọ pé kò nídìí pé ká máa bá wọn ṣe kankan àbí ká máa bá wọn but ẹwọ bá ṣe wáyé máyà lónìí pé ẹwà nínú mi 2 billion náà fẹ́ gbà fún ẹwà wà di ìwọ ṣẹ́rẹ́ ní tán bá fẹ́ gbà 2 billion fíyàn sọ tó yẹ pé bìtẹ́jìlìbà pé àkíní ah, yìí tó má ti ṣe báyà yóò ṣe à pẹ̀lú mọ̀ṣíyà ọlọ́run ọba ọmọ ṣe kíni a máa jẹ́ but wọ́n sọ fún ọ pé òun gamble ni o tún wá ń gamble pẹ̀lú kíni pẹ̀lú kún gba olóòdà àwọn èèyàn so ẹwọ́ bí tí àwọn náà kùsù sí ń dé bá àwọn tàwíìdì eh, wà ibi tí náksù tó ti ń dé bá àwọn tàwíìdì látara pé ó ti fẹ́ di pé tí yẹn ń sọ fáwọn èèyàn láyè sí pé ibi tí kamal ibi kamal wà ní pé kéèyàn gbẹ́kẹ̀lé Ọlọ́run Ọba ẹ̀yìn àwọn ọmọ ẹni tí elógun kọ́ ẹ pé ó ti fẹ́ di bí stigma ń gbà kan pé wọ́n elógun ó fẹ́ gbẹ̀mí rẹ̀ ìwọ́n elógun kọ́nù ọ̀yí so whereas tó bá yẹ kó ń ṣe nítorí Ọlọ́run Ọba ẹlòmíì kò ṣe nítorí Ọlọ́run Ọba kò nífẹ̀ẹ́ ogun náà tẹ́lẹ̀ náà ni bó ṣe kóró ohun so bó ṣe kóró yẹn kò fẹ́ kò fẹ́ nǹkan tó kóró ni so but ẹni tó yẹ pé nítorí Ọlọ́run bá ló ń ṣe so ó dẹ̀ rí pé à ah, ah, kílòkọ rẹ̀ al-aslah fún òní pé kó ń rí láì lórí Ọlọ́run bá honestly kíyàn kíyàn kíyàn lógun ẹ̀ sí wájib in tí mo sọ yìí táwọn afá ń sọ ni kọ́lá Sheikh Uthaymeen mention nínú al-qawl al-mufid oye okay torí pé kíyàn wá ìwòsàn ó ń ṣe wájìbì náà so of course but tí a bá wò pé à ah, nítorí eh, eh, kílòkọ̀ rẹ̀ ìsẹ̀mí ìlọsíwájú èyàn lè wà so èyàn lè wà èyàn lè wáwòsàn eh, àbí ìnira èyàn ló ti fẹ́ mọ́ gba ìmáàni lára èyàn so èyàn lè sí kíni Abi lè wà àbí ẹ ń fa wátàyàn níbi àwọn kamali nkami èyàn lè sí kíni èyàn lè wáwòsàn so gbogbo ẹ̀ náà ó tẹ́ èyàn masọ́rí àti mafásídìn so ẹlòmí wá ibi kó mọ́ wá òsàn yẹn ibi tó dájú fún ni ẹ ẹlòmí wá ibi kó wá òsàn yẹn gan ibẹ̀ lọ́nà bó tún fi lè e kún pé ah láti gbà tọ́nà wọn bá ti làun bí operation wọn àti gbà yẹn lòun ti jáwọ́ ẹ̀ṣẹ̀ lòun ti sinmi pé òun lọlé ẹni kankan lòun ti gbàgbọ́ lọ́wọ́ ọba nìkan náà ni so ẹlòmí eléyìí ẹlòmí a gbọ́dọ̀ mójútó kí ẹ mọ́ bí àwọn èèyàn kan púpọ̀ gan gbogbo àwọn nǹkan tí ó mọ̀ ṣe náksù fún kàmáníyàn pé kí wá rí láì lórí ẹnìkan bí a rẹ̀ ah yóò pé wọ́n fún mi jẹjẹ sáré pé wọ́n ó fún mi ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala nìkan nìyàn gbọ́dọ̀ máa ṣe lé ìfún so wọ́n ni ok wọ́n ni àwísítì rọ́fù bil amwat wọ́n ni àbíkíni àbíkíyàn máa kí gbàmígbàmí pẹ̀lú àwọn òkú so àwọn olùmọ́ sọ pé istighatha min al-ghayth so a sì mọ̀ pé al-ghaythu tí èyàn bá ti wà ní ìṣòro tó wọ́n wá kílùkọ̀ rẹ̀ tí wọ́n wá ní tí ó sèvù rẹ̀ ní ó sì kí ni ilẹ̀ ma wá istighatha yàtọ̀ sí isti'ana isti'ana mutlaqulu oye so bọ̀ istighatha ó ti ti wà nú ó ti wà nú ìṣòro yẹn tí wọ́n wá pé gáúfù ni ó lè gba àwọn èèyàn ṣẹwọ́ táwọn èèyàn ẹwọ́n tán ń sọ kul sammuhum ẹni ká dákọ̀ gbogbo wọn kul sammuhum ẹ dákọ̀ ẹwọ́n tọ́nà ọba fi tó fi ẹ wọn náà àtúnàbíúnẹ̀hú bima la ya'lamu fil ardi ṣé ń fọ́lọ̀ ọba rò ń pa nǹkan tí ó mọ̀ lórílẹ̀ ni an bi zahirin min al-qawl abẹ́ kan mú ìwìkúrì lásán so wani aw ghayru dhalika fa hadha na'am so wani aw ghayru dhalika àbí nínú àwọn ìjọsìn torí pé gbogbo ìjọsìn pátápátá wọ́n níbi jami'i anwa'iha nínú gbogbo àwọn ọ̀rán rẹ̀ lillahi azza wa jal fọ́lọ̀wọ́ bá nìkan ṣoṣo ni o wọ́n ni qala ta'ala wọ́n ni ọlọ́wọ́ bá sọ pé wa ma khalaqtul jinna in da àwọn aljannu wal insa àtàwọn ènìyàn illa liya'budun àfikà lè jọ́sìn fún mi nìkan ṣoṣo wọ́n ni wa qala gbogbo àpọ̀mọ́ ọlọ́wọ́ bá wọ́n ni wal ibadatu la tasihhu illa bi shartain wọ́n ni in ta sí ń pè ní ìjọsìn o kò ní bá mọ́ àyàfi pẹ̀lú májẹ̀mú méjì wọ́n ni ashartul awwal májẹ̀mú aláwọ̀kọ́ wọ́n ni al wọ́n ni pẹ̀lú pé ìjọsìn yẹn ó gbọ́dọ̀ bọ́kò nínú ẹbọ wọ́n fàyínkána fi ha ṣírkùn wọ́n tó bá yẹ pé ẹbọ wà nù rẹ̀ fàyínà ha la tukubal wọn nígbà ìjọsìn náà qala ta'ala ọlọ́wọ́ bá sọ pé walaqad uhiya ilayk a ti sọ wáhì kalẹ̀ fún ọ wa ila alladhina min qablik wala takunanna minal khasirin ó sì wà nínú àwọn tí ó ṣòfò so ẹwọ bọ́lọ́wọ́ bá sí ń bá annabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ so ẹ̀rì pẹ́ni tí ó tó annabi sallallahu alaihi wasallam ó gbọ́dọ̀ páyà fúnra rẹ̀ gan nínú gbogbo ọ̀nà ẹbọ pátápátá saghiriha wa kabiriha èyí tó kéré rẹ̀ ní àti èyí tó tóbi rẹ̀ so wa qala ta'ala wọn lọ́wọ́ ìgbé ọlọ́wọ́ bá ní walau ashraku ṣe rí gbogbo àwọn annabi ọlọ́wọ́ bá ta dákọ̀ ẹ̀ tán bá fi ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́ bá la habita anhum ma kanu gbogbo tán ti ṣe pátápátá ní ó sì bàjẹ́ fún wọn so eléyìí jẹ́ pé ikhlas èyàn gbọ́dọ̀ máa work lórí so ibi tí ikhlas sì ti máa kọ́kọ́ wọ́ gẹ́bí sheikh náà sí padà sàlàyé ibi èyí so náà ni níbi so náà ni níbi kíni níbi ríyà so o náà ni níbi ríyà ibi tí ìkìláàsì ti kọ́kọ́ ma ń wọ́n nìyẹn so títí ṣe ìtọ́n tí ó fi ṣe kíni tí ó fi fàyàn wọ́n èyàn tí ẹ sì rí mujahada nafs kí a máa ja ìmílógún lórí ìkìláàsì mujahada tí ò ní tán ni mujahada so tí yíò ma ja ìmíyàn lógún lórí ìkìláàsì pé èyàn gbọ́dọ̀ ní ìkìláàsì èyàn gbọ́dọ̀ ní so eléyìí ó jẹ́ nǹkan tí àtíyàn gbọ́dọ̀ máa já ìmí rẹ̀ lógún gan torí pé jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó sọnù ó tú mímbà bẹ́yìn ojú ọ̀nà méjì náà láti sekini láti wọlé tán yálà mímbà bil ikhlas dọ́ọ̀ful ikhlas ìmá wà tó tọ́ ìgbìyànjú wà tó tọ́ bọ̀ ikhlasi ikhlasi yẹn lẹ ó sì wọ́n pé tóun bá mọ́ kí fìyà báwọn yóò ṣe pọ̀ tó lọ́dọ̀ àtún bá mú mọ́kí fi bóhun tún ṣe tètè tàn sí so so nínú orí tó dájú tó gajù tọ́nà ọba lè sèyàn ni pé kọ́nà ọba jogún ìkláàsì fún yẹn ìtàwọn afá sára fífí ma ń sọ nìyẹn pé kọlábùn al-ilma so orí tọ́nà ọba ma ń ṣe fún yẹn nìyẹn pé tí yẹn bá wo àwọn àwọn bìdáyà ti tí yẹn sí ma ń wá ìmà gbogbo pé ah, yóò ma sèyàn but ẹni tọ́nà ọba bá fẹ́ sàlẹ́sà ní pé ọlọ́run bó wájé kó yí pé gbogbo yíò nítùmọ̀ ìyọnú ọlọ́run ọba ló ga jùlọ so rídọ́ lọ́hì rídọ́ ọlọ́run ọba òun ló ga jùlọ so ilé jẹ́ nǹkan tí yẹn gbọ́dọ̀ mójútó gan ikhlas níbi àwọn pé kíyàn iṣẹ́ tí yẹn bá ń ṣe kíyàn máa ṣe fọ́nà ọba nìkan ṣoṣo ẹlẹ́kejì wọ́n ni pé àníyàn tí yẹn fi ń ṣe sẹ́yẹn náà kò gbọ́dọ̀ jẹ́ nítorí nǹkan kan nítorí ayé nítorí nǹkan kan nú ayé pé tán bá fi lè sọ kankan ṣe lè ó ṣe pàtàkì gán nínú gbogbo nǹkan tí a bá fi ṣe láyé èyí kò sẹ́ni tí ma ń sọ pé kódà nínú àwọn nǹkan táwọn àfáà ma ń sọ ni pé gbogbo ẹni tó bá rò pọ́n ti mẹ́lákàlì ikhlas òjò yẹn gangan ló ti bọ́ fún òjò tí a bá ti wò pé àà ikhlas òun ti alhamdulillah òun ti wá rí bí òun ti rí bí ń control ikhlas òun sì give up torí pé èyí tí yẹn gbúdọ̀ gbà ní pé èyí ò tí ní ikhlas sẹ́yìn èyàn tí ní ìkìláàsì èyàn tí ní ìkìláàsì yẹ bá wọn sálàfí sí ma ń sọ ipé ẹ̀sì ní ẹ̀sì tí ní ìkìláàsì títí tẹ́fì sí gbogbo ìjọsìn ma fọ́lọ́wọ́n bá nìkan sọ́sọ́ so wọ́n ni ilé ìjẹ́ aláwọ̀kọ́ so bákanáà ìkìláàsì rẹ̀ kó ní bí ẹbọ kí ẹ má jẹ́ kí iṣẹ́ yẹn kókó ẹbọ kàkàsínú orogún kàkàsínú ara àti ara so mélòó mélòó wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láyé lónìí tó sì pé ibi májẹ̀mú igẹ̀ wọ́n ti kọ́kọ́ bọ́ ẹ̀yin náà ẹ wo àwọn èèyàn náà ẹ wo ẹ wo súnnà Ọlọ́run lórí àwọn èèyàn so ẹ wo ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ń sin Ọlọ́run Ọba lórí ẹbọ ẹ wo ọ̀gọ̀rọ̀ ẹ wo àwọn èèyàn tó pọ̀ gán tí wọ́n ń sin Ọlọ́run Ọba lórí ẹbọ wọ́n ni ash-shartu thani wọ́n ni mọ́jẹ̀mí ẹlẹ́ẹ̀kejì an takuna muwafiqatan li sunnati rasul wọ́n ni wa ihdath àti nǹkan tuntun li qawlihi sallallahu alaihi wasallam nítorí gbólóhùn annabi tán nabi sọ pé man amila amalan ẹn tó bá ṣiṣẹ́ kan laysa alayhi amruna kò sí àṣẹ wa lórí iṣẹ́ yẹn ó ṣe látọ̀dọ̀ ara rẹ̀ ni fa huwa raddun irú ṣe báyẹn so ilé raddun sífà ni bí ma'ana mardud oyi so bí ma'ana kíni mardud so àwọn sífà ma wọ́n gbà mí tó mọ́ sí kíni tó ma túnmà maf'ul so wọ́n ma túnmà kíni wọ́n ma túnmà maf'ul àwọn sífà kásífà tó ní pé lázim wọ́n ma túnmà maf'ul lọ́pọ̀lọpọ̀ gbani oye gẹbi fa'il so wani ayi marududun alayhi wani faman sarafa shay'an min anwa'il ibadati li ghayri llah ẹni tó bá darí kankan nínú àwọn ìran jọ́sìn fẹ́lómi tó yàtọ̀ sọ́nà ọba fa huwa wọ́n ní gbogbo ẹni tí ó bá jẹ́ tó darí ìjọsìn yìí sí sàwá an kánà sọ́nàmàn yálà eré ní àwòṣájarọ̀n àbúkúta àwòṣájara àbígini àbí igi àwòjínnan àbáljanná àwòínsan àbọ́mìyàn àwòhayyan àbúwàláyí ni àwòmáyítan àbútikú wani faman sọ́lọ́fà ṣe àmì àníwáyìn àìbádàtí lè rọ́ ìrìlá ẹni tó bá darí kẹ́kẹ́ nínú àwọn ọ̀rọ̀ ọjọ́sìn fẹ́rẹ̀ bí jọ́ta sọ́lọ́wọ́ bá fọwọ́ mọ́ṣirkun billah olùsẹ́bọ̀ ní pẹ̀lú ọlọ́wọ́ bá wà ẹbọ síre òun ni ẹ̀ṣẹ̀ tó tóbi jùlọ lidha nítorí ilé dhukira fi awwalil muharramat wọ́n dákọ̀rẹ̀ inú àwọn nǹkan mẹ́wàá tọ́lọ́wọ́ba nǹkan láwọ̀kọ́ nínú àwọn nǹkan mẹ́wàá tọ́lọ́wọ́ba sí léwọ̀ wọ́n ni qala ta'ala wọ́n ni ọlọ́wọ́ba sọ pé qul ta'alaw wọ́n ni ẹwà so atlu ma harrama rabbukum fún yín in tó sí léwọ̀ fún yín alla ní pé ẹ̀gbọ́dọ̀ sí kíni ẹ̀gbọ́dọ̀ sorogún pẹ̀lú rẹ̀ so ẹ̀gbọ́dọ̀ sorogún pẹ̀lú rẹ̀ wọ́n ni wa qala ta'ala wọ́n ni la taj'al ma'a Allahi ilahan akhar ilahan akhar ẹ má mú papọ̀ mọ́ Ọlọ́run bá Olúwa mi o fataq'uda kẹma wá di madhmuman makhdhula ẹni tí ó ni ọlọ́wọ́ bá tún ní wala taj'al ma'a Allahi ilahan akhar ẹ má mú papọ̀ mọ́ ọlọ́wọ́ bá olúwa mi o faturqa fi jahannam kí máa jù sí jahannam maluman lẹ́ni tí ó wà bí mọ́dí madhura lẹ́ni tí wọ́n lè dánù dahara bi ma'na tarada wọ́n ní fala tad'u ma'a Allahi ilahan akhar wọ́n mọ́ kò máa wà nínú àwọn tí wọ́n fi ìyà wọ́n ni fala yajuzu an yutakhadha ma'a Allahi siwa fi al-ibada kò tọ́ kí yẹn mú papọ̀ mọ́ Ọlọ́run bá yín tó yàtọ̀ sí níbi ìjọsìn o ya anna al-ibada ta pé ìjọsìn o haqqun khalisun lillah ẹ̀tọ́ Ọlọ́run bá yọ kan ní pé kí ẹmọ jọ́sìn fèrè nìkan ní kátà ń pè lẹ́bọ gbá àwọn bọ́gí bọ̀pẹ̀ ẹ̀rì pé báwọn náà sí mọ́ tún nìyẹn gbá àwọn bọ́gí bọ̀pẹ̀ àwọn abọ́ wòlí bọ̀sàrí ńkọ́ so wọn ò sí kí ni wọn ò bọ́nú ṣírkù nínú dictionary wọn so abọ́ wòlí bọ̀sàrí náà ẹlẹ́bọ ni wọ́n ni wa wọ́n ni àtàwọn èèyàn tán pè láwọn èèyàn rí wal adriha jam'u darih so adriha so sàárè náà wọ́n pè bẹ́ẹ̀ bọ̀ sàárè ìta ti mọ̀nkálé lórí tí wọ́n tí wọ́n wọ́n pè ní tombabi so tí wọ́n mọ̀nkálé lórí tí wọ́n pè ní adriha so ìyàtọ̀ tó wà láàrin wọn àti kọbùrù wọ́n ní ìmá wá akàsọ̀lọ́sọ́dọ̀ ọ̀rọ̀ ọba nìkan ni wà talabun li shafa'a àti kí a máa wá ìsìpẹ̀ wọ́n ní wa ma ashbaha dhalik àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní wa shirku indahum faqat ibadatul asnam wọ́n ní ẹbọ lọ́dọ̀ tí wọ́n ìbọ́gíbọ̀ pẹ̀ nìkan ni wọ́n ní fanaqul so ẹ́sì rẹ̀ lómi náà tó bá fẹ́ sọ̀rọ̀ látara mudahana látara pé kíyàn

sáwọn tó ń bá wí tí wọ́n gbọ́ pé ìbọ́gíbọ́pẹ̀ ẹbọ ni eyé ni so ìdẹ́lòmí fi ṣe pé wọ́lá ẹlòmí ó fi 20 years ṣàlàyé kìtàbù tawhid àwọn èèyàn sí ń bí tó wà gẹ́bọ́ sí pọ́n sí ń sọ pé láwọn lẹ́bòmí báyìí so látara pé intelomi sàlàyé nínú àwọn tí wọ́n wáyé kì náà ni nínú àwọn captain gbogbo wọn èyàn sàlàyé kìtàbù tàwàhídì fáwọn èèyàn èyàn ò sì rí lápá kẹ́kẹ́ ní gbogbo àwọn kìtàbù tàwàhídì so tó pé látara ibi tán ti ń sàlàyé rẹ̀ gan náà ń wọ́n mílú ní gbogbo kùrúnù kọ̀ọ̀kan àwọn aspect tàwàhídì táwọn èèyàn bukata sí ná fókọ́sì lé lórí láyé àwọn Imam Ahmad al-Qarnu Thalith wọ́n fókọ́sì lórí tàwàhídù àpíkini àwọn ìtọ́jọmọ́ tàwàhídì súnnà súnnà ìtọ́jọmọ́ súnnà tí yíò fi gbà súnnà tí yíò fi gbàgbọ́nù súnnà àwọn ìtọ́jọmọ́ kalamullah gbogbo nǹkan báyìí láyé àwọn Ibn Taymiyyah wọ́n focus lórí àwọn kan tó jọ máa sínáwà sífàtì wọ́n kọ àwọn kan bẹ̀gan wọ́n ní àánú ah, nínú ẹka yáyì máa sọ̀rọ̀ ara ní táwọn èèyàn bá ní bùkátà sílẹ̀ èèyàn máa yẹnàná fún wọn àwọn olùmẹ́kàn sí pé wọ́n kàn jókòó wọ́n kàn fẹ́ kọ tírà lásán pé lọ́nà ẹka wọn náà kọ̀ kankan tó lọ ní tí ń ṣẹlẹ̀ ń gbà yẹn táwọn èèyàn ní bùkátà sí wọ́n ẹlùmí wallahi kìtàbù tawhid tí ń sàlàyé wallahi kò sàǹfàní fáwọn èèyàn ara so wọ́n ni wa ma ashbaha dhalik wọ́n ni wa shirku indahum faqat ibadatul asnam wọ́n ni ẹbọ lọ́dọ̀ sí wọn ìmá jọ́sì fún àwọn eré nìkan ni so wa naktafi bi hadha insha Allah so ilé láfi dó pẹ̀lú إن كان لديكم سؤال نعم نعم وانت جزاكم الله خير ṣe ẹn bóyá ìgbọ́ Yorùbá náà àìgbọ́ lábá náà ma fi ń pè gáúzù so àbí ṣe gáú èmi ti rí tán ti kọ gáúsù rí o bí sáà gáúsù mo sì rí but kílòkọ rẹ̀ látara pé wọ́n ti gbárùkù ti nǹkan tọ́lọ́wọ́ bó bẹ̀ wọ́n ṣe ìtọ́nù ọlọ́wọ́ bó jẹ́ kí wọ́n rí nǹkan tó yẹ ká mójútó mójútó sáà lẹ́nu mí ò fẹ́ pé ìzá ní ọmọ pé oye so mọ̀tòrúdà ìtumọ̀ yẹ ni pé mọ̀tòrúdà torí pé dáhàrọ̀ tọ́rọ̀ dání dáhàrọ̀ tán sí kí ní ká lè nǹkan dànù oye ọlọ́wọ́ bá sọ pé Eh, nínú suratu safati pé was-safati saffa waz-zajirati zajran fattaliyati dhikra eh, ọlọ́wọ́ bá sáà ló fún àwọn màláíkà pé so àkílùkọ rẹ̀ so ọlọ́wọ́ bá ní duhura duhura so kìí pé fún àwọn màláíkà walahum adhabun wasif so duhura so ní pé wọ́n lè wọn so ilé ìjẹ́ bó sì jẹ́ so madhura maturuda lẹ́ni tí wọ́n lè dánù yàn so bó sì jẹ́ ní ẹ̀ sí tí wá sí bẹ̀rẹ̀ mi ẹ̀yí ká wọ́n tó zákun lọ́kàn